الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته بتي أتدوني بأموالي الشرك الأكبر وناني السهر وناني إدم سيارة تشيء لأي أمابوتين بني بإدم àti àwọn ojú ọ̀nà tí wọ́n gbà láti fi gbé idán yìí láti fi gbé e súnmọ́ wa so kama kí ẹ má sùn láyé tí ẹ wá yìí torí tí ẹ bá lè sùn jù wọ́n bí ẹkù lórí ẹ̀sìn Islam inú yóò sì máa dùn èyàn náà máa wá kí mú èyàn máa gbàwẹ̀ èyàn ó lọ sí hajj in reality èyàn ní mọ̀ wípé ọ̀nà yẹn ti jẹ gan kó lójú ọ̀nà ẹ̀sìn Islam so yóò jẹ́ pé ó ń jẹ́ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ká ní ìmọ̀ nípa ẹ̀sìn Islam ká jẹ́ káwọn ìpìlẹ̀ yẹn kó yé wa ká mọ́ jẹ́ kẹ́nìkan kó keep wa busy away from ká ma wọn nǹkan tó jẹ́ reality léyìí tí a torí ẹ̀là ní yawmal qiyamah so la nusaddi la nusaddiquhuma li okay ibi tí wọ́n bá àlàyé dé ni wípé ǹjẹ́ hal nùsọ́dìkú al'awraf walkahin fi ilmi al-ghaib ǹjẹ́ ó tó ká ní believe ká gbáyàgbọ́ àwọn tamanláwọn mọ́ọ̀lá àbí àwọn tí wọ́n máa ń tamá ń ṣe idán ǹjẹ́ ó tó ká gbà wọ́n gbọ́ níbi ìró tó bá fún wa nípa kọ̀kọ̀ ó lọ ní títí bá yẹnìkan kàn pé ọ ni a ah, mo rí na sí yìí mo rí na sí wípé kìníkà tẹ́fẹ́ ṣe ẹ̀ṣọ́ra wo kìníkà kìníkà wo ǹjẹ́ ó tọ́ kí wọ́n náà wá délé wá bẹ̀rẹ̀ sí ní máa dàmú káàkiri wípé ah ìní tí mo lọ kódà wòlí kan pè mí wòlíì lọmọ wọn wòlíì olóhun rí na sí mi ó ní kìníkà wàláhì kò tọ́ ẹlòmí látara pé wọ́n rí na sí ibẹ̀ ni ó ti máa gbé lọ síbi ẹbọ díẹ̀díẹ̀ wọ́n gínà sí ọkí ajákùn kí láwá sí báyìí a ah, intẹ́sì ní pé ẹlọ́wà ojú kìnẹ́kan kìnẹ́kan kìnẹ́kan wà láti dé ní ẹ̀ so kò tọ́ kí yẹn believe irú àwọn ẹni yìí ìdí ní kí ọlọ́ọ̀bá sọ ní Qur'an ìwọ́n tó jẹ́ mùsùlùmí tẹ́nìkà bá ti dé tó bá ti ní mú gínà sí ọkàn tí ó kọ̀kọ́ lọ sí ibi Qur'an náà gbà ah, ṣùgbọ́n ti sọ ní Qur'an pé kúl ànẹ́bì fún wọn wò ọlọ́ni ká nẹ́bí masu fáwọn yẹn ìtumẹ̀ ní kí a nẹ́bí náà kó sínú ẹni sallallahu alaihi wasallam la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah kò sí ẹni kankan nínú àwọn tí ń bẹ lórí nínú sámàní àbáwọn tán bẹ lórí ilẹ̀ ni kò sí ẹni kan tó mọ kọ̀kọ̀ tó mọ tó pamọ́ tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àwọn tí ń bẹ lórí ilẹ̀ gbogbo wa tanyẹnyẹ bá ṣe wà yìí èèyàn gbogbo wa tanyẹnyẹ àtàwọn ẹranko ní àti gbogbo àwọn àlìjànnú ní àwọn tán bẹ ní sánmà àwọn màláíkà ní gbogbo wọn tẹ́yẹnyẹ ní kò sí ẹni kẹkàn tó mọ̀ kọ̀kọ̀ àyàfi Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ ilẹ̀ Qur'an inú suratu Namli aya 65 mọ̀ tó kàmọ̀ ṣẹlẹ̀ ní pé àwọn musulmi al-muslimuna la yaqra'una al-Qur'an àwọn musulmi ò kí Qur'an ìbájẹ́ kí bí ta ti ń tàǹkà ni ta nímọ̀ nípa Qur'an ah, tí tẹ́nìkan bá ti ń sọ̀rọ̀ kan báyìí yóò ti lọ mọ́ fíùsì kó ti lọ tọ́ọ̀tì mẹ́kẹ́ no no no kò ti fẹ́ tọ́ọ̀tì fíùsì kan lókè mẹ́ ọlọ́run ti sọ ilé ṣe wọ́n níwà gbà ní ṣe ọ̀rọ̀ ti ẹniwà tẹ̀lé ni àbí ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so anabi tin sọ sallallahu alaihi wasallam anabi ni ke man ata agurafan èyàn tó bá lọ bá àwọn aguraf àwọn tó ma ń kílèmù ìmọ̀ wípé àwọn kódà kó lóhun kan mọ̀ká tí ó ṣẹlẹ̀ ní in the next one minute ó lóhun mọ̀ kése kó ń sọ wípé ah based on intolo bá ń sọ yìí tẹba ṣe báyìí kaba ní ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ilé ìjẹ kíkàn rí ọba ìfẹ́wà ní bó ṣe ń lọ yìí bó ṣe ń lọ títí ń bí ah mọ́tò gbà o ah wọ́n tó bá lọ bá àwọn tamaláwọn márùn kàmà yìí fásọ dákọ̀ọ̀kù ó wá nígbàgbọ́ wípé yìí tó sọ òdúdó ní bàbá yìí rí náà fásọ dákọ̀ọ̀kù bí ma yẹ̀ in tó sọ yẹ̀wọ̀ náà wà nígbàgbọ́n parí fàkọ̀dì kẹfàrọ̀ bí ma ń zìlà Muhammad sallallahu alaihi wasallam onítọ̀n ti ṣe kèfèrí ó ti ṣe àìgbàgbọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fún annabuwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ha so inú ẹ̀ ni wípé àhálí alamul ghaib ahadun sẹ́nìkan wà tó ti ẹ̀lé mọ́kọ̀kọ́ ni la ya'lamu al-ghayba ahadun illa Allah ẹni kankan olè mọ́ kọ̀kọ́ àyàfi Ọlọ́run Ọba t'Ọlọ́run Ọba tó bá ya àfàwọn t'Ọlọ́run Ọba bá ya ṣe kí ni o tó bá ya fún ní nǹkan mi láti lè fi jẹ́ bí i mu'jiza fún wọn nínú àwọn ànábì Ọlọ́run Ọba ọlọ́ba sọ Al-Qur'an ọlọ́ni nìkan ló ní àwọn kọ́kọ́rọ́ kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ẹnìkankan ò mọ̀ ẹnìkankan ò rí wọ̀yálàmù máa fi lọ́gbọ̀gbì wàlbáhàrì in ti ń bẹ lórí ọ̀dẹ̀ lórí ilẹ̀ tàwàyí èyí ti ń bẹ nínú búdò ní nínú àwọn odò ọlọ́run ọba nìkan ló ma wà máa tẹ́skòtò mínwárọ́kọ̀tí ìláyà alámùhá ewé kan níbọ̀lẹ̀ lára gíbáì tí ìbá ń se pọ́lọ̀ bá ní ma ń parí bàbá tọ́lọ̀ igi mango ti mẹ́wàjú lè yìn ewé mélòó ló ti bọ́lẹ̀ lè ní kẹ́ sọ fún wa ṣe bẹ́ ẹmọ tí ó se mílọ́lá àbí ẹ kọ́kọ́ sọ ewé tó ti kọ́kọ́ bọ́lẹ̀ láàrin ilé tẹ́ẹ̀bá ti lè sọ́pọ̀ lè sọ alìmọ̀ nǹkan tí ó se mílọ́lá a ṣe pé ìmọ̀ yíò rọ kíríká gbogbo nǹkan ẹ̀yìn ibi tẹ́ wà nìkan lẹ́mà àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá gan tí bá ní kẹ́ máa ṣàlàyé dítẹ́ ikin in tó ṣẹlẹ̀ lánàá ráyè nígbà tó di 1 o'clock exactly nǹkan báyìí ló ṣẹlẹ̀ ìgbà tó di 101 nǹkan báyìí ló ṣẹlẹ̀ ìgbà tó di 103 nǹkan báyìí ló ṣẹlẹ̀ 105 nǹkan báyìí ló ṣẹlẹ̀ kí a máa fún mi detail wà láyẹ̀lé fún mi ṣẹ́ẹ̀lẹ̀ fún mi detail tó ṣe pé ó ṣẹlẹ̀ lánàá tẹ́ẹ̀dẹ̀ wọ́n bẹ̀ lánàá ẹ̀yìn lẹ́wà sọ tí ó ṣẹlẹ̀ lọ́la fún mi hanta muslimun musulmi ni wọn àwọn pọ́n níbi lìfún lókun kàmá kí ló fẹ́ àwọn kí ni ó wọ́n takùlá káyì musulmi kódà kò ní ìdíkẹ́ ẹjẹ́ pé mọ́ mọ́ kẹ́wù gan-an musulmi kàbò pé ah, ara ò kí ní yóò lọ dìtò pé ìmọ́lẹ̀ ẹ̀sìn islam ti ń bẹ lára wa ẹ̀nà ni wà máa tasqutu min waraqatin illa ya'lamuha ewé kò ní bọ́lẹ̀ lára gítẹ̀ bá ṣe kọ́lọ̀ ọba ọmọ wala habbatin min dhulumatil ardh ṣe rí kóró àbí kí náà ń pè grain tí ń bẹ nínú òkùnkùn lẹ́lẹ̀ wala ratbin wàlá yábísìn ìlà fi kìtàbìn mubin in tó tutù ní èyí tó gbẹ ní wàláhì gbogbo ètí ní lọ́lọ́ọ̀bá ma ẹwú ìmọ̀ ọlọ́ọ̀bá ìmọ̀ tó rọ kíríká gbogbo nǹkan bàbá tí ń sọ pọ̀ báyìí òun tí ó lọ́jọ́ wájú ìjọ́ náà bí ṣe mọ́ bí náà ni nígbàtà bí un ó kìí hánì pé bóòlò ṣe mọ́ tí ó ṣẹlẹ̀ ṣe o mọ́ tẹ́lẹ̀ ó padà wà mọ́ ní àbí bóòlò ṣe ń rí ẹmọ́jẹ̀ kan fìlàkà ìwà ṣe rí rẹ̀ bí mùsùlùmí ọlọ́bà sallallahu alaihi wasallam la ya'lamul ghaiba illa Allah ẹnìkan kò mọ̀ kọ̀kọ̀ àyàfi Ọlọ́run Ọba ẹwà wù nǹkan báyìí káwọn yẹn ti wá gbọ́ àwọn ayayi inú Kùránì tàlánkà náà ni ó lówà ó káwọn yẹn ti wá rí sáwọn fún jálà bí ó láwùjọ wa wàláyì àfóhùn jálàbí kan báyìí ní ibi lọ kódà kò ní ibi jòkó sí nígbà tó bá lọ jòkó oníṣẹ́ àfà lọ sí àkọ́kọ́ àwọn kọ́kọ́ bèèrè pé jó èwo ní sí àfà kí ní kọ́kọ́ ń pè ní sí àfà ní àwọn anẹ́bí ọlọ́run tọ́lọ bá rẹ wàláyì mọ́ níṣẹ́ tán ṣe anẹ́bí Zakariya kánà na jaron gẹ́bà na bisa kápíntà ni anẹ́bí ọlọ́run bá ní wàláyì kápíntà ni anẹ́bí sallallahu alaihi wasallam a máa dẹ́rẹ jẹ ní anẹ́bí òjò kó bá pé iṣẹ́ tẹ́mi ń ṣe o iṣẹ́ anẹ́bí ni nùbúwẹ́ ọlọ́ba fi ṣe ẹran ni òun kìí ṣe páwọn èèyàn ní àmọ́ fi jẹun àwọn náà ní ṣe tán ṣe abubakar umar eh, uthman bin affan ali bin abi talib àwọn khulafa'ur rashidun gbogbo àwọn ilẹ̀ náà ní ṣe tán ṣe tán fi jẹun gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn sọ̀hábà wọn níṣẹ́ tí wọ́n ṣe àwọn sọ̀hábà wá jòkó pé àwọn oníṣẹ́ mọ́wó iṣẹ́ àfáàní tẹ́nìkan bá ti wá kọ́kọ́ jòkó iṣẹ́ olè yín ṣe tí iṣẹ́ àfáàní ẹ̀tì kọ́kọ́ mọ́ fúra ẹ̀tì mọ́ kó bàtà yín díẹ̀díẹ̀ èwo tún iṣẹ́ àfáà iṣẹ́ in tó yẹ káwọn yẹn mọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀bá kọ́ wọn táwọn yẹn bá ní béèrè in tó bá fẹ́ dàrú níbi ẹ̀sìn kán béèrè lọ́wọ́ rẹ̀ kó dẹ̀ sọ fún wọn pẹ̀lú tó mọ̀ nínú Kùránì àti Sunnah èyí tó bá ti mọ̀ sọ fún wọn a'lam ọlọ́ọ̀bá ló nímọ̀ ju ìmọ̀ gbogbo nǹkan kọ́nù wọ́n lè mọ̀ ilé ìtẹ̀ béèrè yíò èmi ò tí kàǹkẹ́ débẹ̀ èmi ló bá yín ṣe wádìí ọlọ́ọ̀bá nìkan ló nímọ̀ gbogbo nǹkan àmọ́ kí wájú kò kalẹ̀ mọ́ wàhálà yín ẹ gbé wá kìníkan tẹbá ti fẹ́ fẹ́yàwó ẹmú kọ kìníkan wá àbáyínwó sí yóò lálùbáríkà ìwọ́gẹ́tì lálùbáríkà ní ẹmọ́ jẹ́ kẹ́ni kankan máa fi láàká ìwà ṣeré ma musulmi ni wá àìkín sẹlẹ́bọ̀ àìkín ṣe kìfèrí ma kí ni ìdájọ́ èyí tó kùtà máa ṣàlàyé wọn ni kí ni ìdájọ́ ìmá lo àwọn òfin láwọn òfin tó yapa sí àwọn òfin ẹ̀sìn Islam ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì gan ni ọ̀rọ̀ tó lágbára gan ni wàláhì tí látara àìbìkítà wa mùsùlùmí lè ní tó dẹ̀ ti penetrate wa rí wa tó ti di normal thing because bí àwọn kìí ṣe di normal thing wípé àìbìkítà wa mùsùlùmí àìkínà pé àìlákàkún fáwọn katọ́lọ̀ ọba sọ àti tánàbí sọ so àti wá sùn àti tẹ́ra kalẹ̀ ṣe ìtọ́nù ti wá rí gbogbo àríwá dáadáa so ó ní àwọn òfin tó tàpá sí àwọn òfin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala al'amalu bil qawanin al mukhalifa lil islam kufrun ṣẹ́rí ìmọ̀ lo àwọn òfin tó tàpá sí òfin islam kufrun ni o pẹ̀lú àwọn àlàyé tó pọ̀ lábẹ́rẹ̀ wa idha ajazaha tẹ́yẹn bá gbà ìpé in tó lẹ́tọ́ ni àwẹ̀ ìtàkọ̀dà sọ́lá àhìyàtàhà àbúgbàgbọ́ ipé in tí ẹ̀lẹ́ máa lò ní yẹ kòrójò minal islam yóò nínú ẹ̀sìn islam ni lọ́lọ́fin sọ Qur'an pé wa man lam yahkum bima anzala Allah èyàn tí ó bá dájọ́ pẹ̀lú tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ fa ẹmọ́ wà láyé tàà fáwọn ṣe bí o because ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà dẹ̀kíkọ̀ ni kí ẹ gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ kó kúnná nítorí àwọn tó jẹ́ àwọn Khawarij àwọn tó jẹ́ àwọn Khawarij gẹ́gẹ́ bí àbí Boko Haram àbí àwọn ISIS àbí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Al-Qaeda àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn tó ṣe kí wọ́n ní àwọn ìròrí ìmọ̀ pé àwọn mùsùlùmí kèfèrí àti ìmọ̀ pé àwọn olórí ní kèfèrí àwọn tó ṣe pé sẹ́ta àwọn ṣe léìlà nàhárọ̀ ní oníkáwọn ojókòó bí eléètìdì kèfèrí eléètìdì kèfèrí eléètìdì ẹlẹ́bọ iṣẹ́ tí wọ́n ni ẹ olórí lágbájá ó ti dẹlẹ́bọ olórí kìní kan ó sí àìgbà kìní kan ó ti di kèfèrí in kí ló kù ká ma rẹ́bẹ̀ against àwọn government in tó kù ní pé ká wá jáde lórí títì ká bẹ̀rẹ̀ ti gẹni tó ṣe pé tó ń bízí pẹ̀lú lélé yìí ẹ̀mọ̀ yí pé wáyà kan ti kọ́tì nínú láìfẹ̀ ìgbóṣe wáyìn nínú ọ̀rọ̀ ni ó ti ń tako ó ti ń tàpá sí àwọn òfin ẹ̀sìn ọlọ́ọ̀bá ṣẹ́gẹ́lẹ̀ ètò wà níbi kìíní ni wípé lóòtọ́ lóòtọ́ nínú ẹ̀sìn islam kí a máa lo òfin mi tó yàtọ̀ sí òfin islam kún fúrò ní gẹ́gẹ́ bó ṣe wà nínú àyà tí a islam ni pé tí gẹ́gẹ́ bá ti ṣẹlẹ̀ ẹ ṣe báyìí asáríkù wasáríkọtù ká fi àwọn èyí tí ó tètè clear sáwọn ẹ̀ká fi ṣe example asáríkù wasáríkọtù fàkútọ́rì àìdíyàhómà èyàn tó bá jẹ́ olè lọ́kùnrin àtóbìnrin ní ẹgbẹ́ ọwọ́ wọn ìtọ́lọ̀bá sọ́nà ó ti léye tí yóò jí ká tó jẹ́wọ́ yóò kí kó mú 5 naira lọ́jà ọba wọn àjẹwọ́ rẹ̀ àbí ìtàn yóò tún sí wọ́n tẹ̀fẹ̀ kan tó súnná ẹlòmí gan tó ti ṣe kan kò tí tó ká gé lọ́wọ́ ká ti súnná ẹ̀yìn tẹ́ bá jọ sún rẹ̀ bẹ́ẹ̀ ná ẹ̀rù jọbajọ lọ́wọ́ bá èyí kí ń take it law into àwọn tó wà in charge àfẹ́ra wà náà wọn ní ṣe kankan fún sáà ti ṣe tiẹ̀ tọ́lọ̀ bá rẹ̀ wọ́kọ̀ mọ́ bá tiẹ̀ lọ náà ní ìsinmi òfin tí Islam gbé kalẹ̀ ní òfin democracy wá for example àbí secularism dé àbí capitalism dé àbí marxism dé àbí leninism dé àbí baathism dé àbí socialism dé àbí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ism ism ism gbogbo akíní àwọn ètò ètò ìjọba ètò ìdálù ètò ìdarí ìlú ní gbogbo àwọn kíní ẹ̀bá yìí masalan àmọ́ gbogbo àwọn ètò yìí gbogbo ẹ̀tẹ́yẹn ló lòdì sí ẹ̀sìn Islam gbogbo ẹ̀ nítorí Islam ni haram ní kabai kẹ́ni democracy lọ́wọ́ láwùjọ tí wà bí ẹka mọ̀lú democracy democracy ni pé halali ni nísìnmà kí ẹ̀ ṣe zìnà báyìí babbala burú tó ní agbára ni kódà dìtà nábi wa anábi ni pé layakú nanna fi áhìrì ummati unasun yastahilluna al-hira anábi ni káwọn ẹ̀kọ́ padà wá ní ìgbẹ̀yìn al'umma mai wọ́n ma wọ́n ni kí ni ṣebí big daddy mi ní ṣebí eh, daddy friend mi ní ṣebí girlfriend mi ní ṣebí àkàjọ ń ṣe friend mi ní ìwọ́n náà tún rọ ọmọbìnrin rẹ̀ tẹ́tí ní boyfriend ó sì ń wò rẹ̀ àwọn ọmọkùnrin rẹ̀ tí ń kọ́bìnrin mọ́kọ́nà ó sì sọ̀rọ̀ ha ànẹ́bì ti sọ pàwọn nìkan ń bọ̀ wá wọ́n pàmítì máa ṣe zìnà walhamur ìmọ̀ mú tí wọ́n yóò sí tó wà ń bẹ́ẹ̀ ilé ó ti bò wá mẹ́lẹ̀ báyìí walhariri ìmá wọ́sọ síùk fáwọn ọkùnrin nítorí islamu gba ọkùnrin láì kó wọ síùk ẹlẹ́kẹrin walma'azif àti ìmá lulu ìmá kọrin kódà ibi tátún pàmítì ẹ̀dẹ́ láwùjọ islamize ó tún islamic music kò tún tán hadith bukhari hadithun sahih tánibin káyẹ̀ nìkan ni pé ọlọ́ọ̀bọ̀ pa gbogbo wọn rí dánù níbẹ̀ ìbínú ọlọ́ọ̀bá ó ti wà lórí gbogbo wọn àtọ́wọ́n pé haram ní kíní democracy wà dé democracy ní arákìí sí haram o lè mọ mutí tó bá ti wọ́ human right ní gbogbo wọ́n ti kó gbẹ̀ sábẹ̀ human right o lè ṣe dìná o lè mú ẹ̀lọ́kọ́ tó lẹ́pẹ́ ha adájọ́ ma gbẹ́jẹ́ mú wọ́n kọ́sọ̀ kí ló ṣe ha ó ṣe dìná ni ah wọ́n ni human right ní náà Islam ò dẹ̀ fún wa ní right yẹn òfin yìí ti forí lò ẹ̀sìn Islam kó fún ní àdáyé tó wà ń bẹ̀ ní pé àwà pín sọ́nà mẹ́rin ní ìsinmi ìtàwọn Khawarij àbáǹtò wípé olórí olórí àwọn target olórí kíníkan olórí dúkà ìtàwọn sọ ní wípé olórí ìlú yìí ó sì ń lo democracy kèfèrí ni lọ́dọ̀ tí wọ́n bá àwọn ìpé ogun gọ́ọ̀nà wà báyìí kọ́lọ̀kọ́ bá ṣe dáadáa fún wa àmọ́ sábà fún olórí ni èyí kí ń bú àwọn olórí ewu bí a gọ́ọ̀nà Abdulrahman Abdulrazak kèfèrí ni kí ni di democracy nílò Muhammadu buhari olori gbogbo nigeria tenyenye keferi ni kennedy nilo democracy a ni rara se suru kiniyen awa kwesi awa afa awa kwesi on america akwọkwọ ni pe sere to ba n lo democracy abi awon ofin mi to tapa si ofin islam o wa n lo o wa bilibi pe se rofin ti mo n lo yi o o daju ofin islam lo haɗa kafirun wala shakka fi dhalik. kèfèrí lélè kò sí èméjì mẹ́ kódà kọmọ́jọ́ ni president kọmọ́jọ́ ni governor òun kan mọ́kà wà ń bíbà mọ́kà wípé kí lọ́wà mẹ́ mo lè ṣe zina náà kí lọ́wà mẹ́ èmi àyà ọlọ́mọ ni wà látẹ́kọ̀ọ́ bù zina innahu fahishatun wa sa'a sabila ẹ̀yẹn ọkùnmínà ọlọ́ni a mọ́ sí ẹ̀yẹn ọkùnmínà mi lè ṣe zina tó bí kú kèfèrí ni nítorí ó ti pàmìtì tọ́lọ̀ ọgbọ̀ pàmìtì tó káwàá lórí sọ́pà mítí ẹ̀ ó ní pé òun ó dájú ẹ̀sìn islam lọ kèfèrí ni àkọ́kọ́ ní ẹlẹ́kejì ní ẹ̀ tó ṣe pé òun lò òfin yìí bí i democracy báyìí òun wá bìí pé òfin tí mo ń lò yìí òfin yìí ó ṣe dédé òfin islam ni tàbá lò fi dédé bá lò islam dédé ilé iná kèfèrí ni because ó lè fi kankan sí kẹgbẹ́ òfin islam ó ti bí ìpalẹ̀mọ́ lólé iná àbí problem ni ẹlẹ́kẹta èyàn tó bìí pé òfin islam ló dájú fi yìí lọ lóòtọ́ lóòtọ́ bí Islam ṣe bí wá ní olóẹ̀ká máa sí ẹ́ àmẹ́lẹ̀ iná sí lè ṣe lè iná kèfèrè lè iná because alọ́lọ́ ò pàmìtì kìíní èyí tó bá pàmìtì tọ́lọ̀ bó pàmìtì fàwúwà káfir èyí tó bá sọ pé tọ́lọ̀ bá pàmìtì oníkò bá pàmìsíbù fàwúwà káfir ọlọ́ bá pàmìtì pé kámọ wọ́sọ bó ní rárá kò because ọlọ́ ti pàmìtì wọ́wá fẹ́ ma in pàmìtì ó ti ń straight by ẹwà wọ ẹlẹ́kẹrin o ẹlẹ́kẹrin ni pé èyàn tó wá ń lò àwọn òfin yìí àmọ́ ó gbà pé kò dá rárá kámọ̀ ló òun wá ń lò gẹ́gẹ́ bí aka ní pé bí olórí òun wá ń lò ó sì gbà pé ẹ̀sẹ̀ change one àbí ó lè jẹ́ kí bóyá òun náà ráwọn kí níkẹ jẹ́ ń bẹ̀ ní ìfẹ́nú ní tẹ̀lé àmọ́ nínú máìlì ó mọ̀ pé wà láìntàn ṣe yìí ìṣekúṣe ni kò tẹbá ní pé kúfù ló kó sí bẹ́ẹ̀ni kúfù ni o ní Ibn Abbas ń ṣàlàyé pé kúfùrún dúnà kúfùrin ni kúfù tó lẹ́sàdàn kúfù ni kìí ṣe kúfù tó gbé ìjáde kò nínú ẹ̀sìn Islam ní ìsinmi ẹwà wípé ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ iṣu ilé ìtẹ́ àti ká mọ̀ ìpé èyàn tó ń with the belief wípé ó wà permissible ni àbó alemán ni ó lè mọ̀ yẹn náà hmm? ló jẹ́ káàkù kó káwà wípé àwọn olórí gbogbo àwọn olórí tẹ́yẹyẹ ó náà lórí báyẹ̀ gbogbo àwọn olórí kèfèrí ní gbogbo wọn kí ni dí ṣe bó náà lò àwọn man-made laws and man-made laws kò tọ́ka mọ̀ lólóòtọ́ Islam ò fàyè gbà kódà kúfù ní àmọ́ ó sì láwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nínú àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ tẹ́hùn tẹ́hùn wòye òun ni àtọ̀ láàrin wa àti àwọn aláṣẹ́jì nínú àwọn Khawarij táwọn fi àwọn èèyàn ní kékeré ní tí ó bízi mọ̀ pẹ̀lú wọn kọ́ ni pé olórí kìní kan olórí igba olórí àwọ wọ́lá ní tí ó bízi àwọn èèyàn pẹ̀lú ó ní mọ́ sí àlàyé tàwíìdì fáwọn èèyàn a ní ìwọ wá tí ẹ ìwọ bá ti ṣàlàyé ìwọ ti gbọ́yé ìwọ náà má dákẹ́ tó bá rẹ́ nìkan tí bá ni wọ́n ní pé wọ́n pín omi ń bẹ̀rẹ̀ àyá omi pínpín kò sí tí ń jẹ́ bẹ̀rẹ̀ kìní kan ìwọ náà ti ń ṣàlàyé tó náà padà gbọ́yé òun náà sọ fáyẹ̀ sí mọ́ rectified ni ẹ ló jẹ́ pé kò pọ́sílù káwùjọ bẹ́ wà rectified látòkè wá sílẹ̀ ṣẹ́rí ètò bá ń ṣe lè àlálọ́kànlá wàláhì yóò dààmú ara rẹ̀ tí ó fi kúnnù kú ní achieve anything ẹlùm bí pé tóun bá ti dókè ẹkà fi mí jẹ gọ́ọ̀nà lẹ́nu bẹ̀rẹ̀ tí má ti jẹ gọ́ọ̀nà ní ká pàṣẹ ní pé ẹ̀yin èèyàn ẹ má mutí mọ́ kìkí ń wọ́kì bẹ́ẹ̀ àwọn èèyàn gangan pẹ̀lú òfin tó tẹ̀kọ́kọ́ fi débẹ̀ yìí àwọn náà yọ síbẹ̀ àwọn náà ni wọ́n yọ padà ó ráwọn olórí nílẹ̀ lágbára tó ṣe pé ẹ̀rẹ̀ example Muammar al-Qaddafi Gaddafi táwọn pín Gaddafi ní ó ti lò 42 years lórí oyè wọ́n sì tún yọ 42 years ó ti ní influence already ó ní sójà ó ní gbogbo ẹ̀ nígbàtán àwọn aráàlú òfẹ́ tí ń ṣe wọ́n yọ <laughs> rísì ní pé ṣẹ́rí táwọn ará ìlú ọba ìtí sọ̀bìtì fún fi ọlọ́run ọba ìwọ olè lò fi ọlọ́run ọba lé wọn lórí wọ́n yẹ nìkan ní Egypt wọ́n pè ní kíná pé Muhammad al-Mursi Muhammad al-Mursi wọ́n yẹ ní Egypt àwọn Ikhwanul Muslimun àwọn ni wọ́n yẹ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tánkì wọn ní àwọn ẹgbẹ́ Islam àwọn ni wọ́n yẹ síbẹ̀ ike àwọn ní kí tó wájẹ́ bẹ́ẹ̀ kó mọ̀ ló fẹ́ràn ọba ní ìrò bí olóòsù mẹ́fà tàbí ọkọ̀ bẹ̀ ó padà kú sẹ́wọ̀n láìpẹ́ yìí kódà wọ́n dájọ́ kú fún gani wọn ò tí wà padà pa ẹ̀wọ̀n ló padà kú sí láìpẹ́ kò kí kò rí sì bẹ́ẹ̀ zina ti wà wọ́n yẹn lára ọtí ti wà wọ́n lára ẹbọ ti wà wọ́n lára wọ́n wá ní pé ẹyẹ kájà fún gọ́ọ̀nà ní tàbátí jẹ́ gọ́ọ̀nà báyìí ẹyẹ èèyàn ẹmọ́ mutí ma wà láìwọ̀lé ti lẹ́sùn mẹ́ kò sí ẹ̀tí ó gbà anábì gò sí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ló fi years anábì fi ń sàlàyé sí fáwọn yẹni ẹ mọ́ wo ẹ̀kọ́ tàkọláyà anábì o nígbà tó wá yá àwọn olórí kùrẹ́ṣì wá bá anábì fúnra wọn anábì ò jà tó wípé níbi ti ní influence àwọn yóò ti gbọ́ dáwà yíye bára bí ṣe ń sọ báyìí ilé ti gbọ́ ipé ẹ̀ẹ́ tí ó lè lò dódó ó ti ṣàlàyé fẹ́lẹ̀ àwọn ọmọ wọn náà wọ́n ti ń tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam tí influence ti lágbára o Ànábì mọ́ ti ń ṣe na sallallahu alaihi wasallam Ànábì tó pé revelation láti sámà ní direct Ànábì kẹ́ bá Ànábì lu ọpọlọ àwọn alọ́bá Ànábì wọ́n wùdí àfẹ́ gẹ́ẹ̀tì Ànábì Ànábì ìntàṣì wo sórí tàkí sórí ẹ̀sì tó ń pẹ àwọn èèyàn sí dákùbáwà drop ẹ̀ mọ́ pàwọn èèyàn sí mọ́ fi dáwà ilẹ̀ olóbìnrin fẹ́ jẹ́ àbí a fi ọjọ́ lórí wa tó ń ti fáwọn lágbáwá wọn ò agree láti lólórí kan oníkà àwọn fámílì kìíní kan alólórí wa ní níwà gbà kí wọ́n gbọ́ jolórí tó ti bẹ́ẹ̀ tó ti kí wọ́n gbà láàrin ara wọn sì gbà kánàbì jolórí àwọn gbogbo wọn gbà ìfẹ́ kánàbì jolórí wa kó sàkọ́kọ́ dáwà rẹ̀ yìí

league àwọn lànẹ́gbàkàdà ájò lórí lórí ní Madina ìlú ti wá wà báyìí agbára ti wà lẹ́gbà lànẹ́gbà bẹ̀rẹ̀ sí ní máa jàmù ẹ̀ lógún ẹ̀hẹ́ agbára ti wà bọ́ kéèkéé lẹ́bí gan jọ lórí àwọn kèfèrí àbáwọ̀tẹ́ kí wọ́n tí ẹ̀fẹ́ kẹta ṣe ní ẹ̀sìn ẹwà wọ́n lọ níta wà yìí ká ní pé bóyá mọ́ ajọ lórí báyìí inú alọ lórí báyìí oríire ò tí pé òmọ́ tó ń sọ ẹ̀lákẹ̀ẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ kíákíá wọ́n lè wọ́n rí bẹ̀rẹ̀ sí protest against ẹni protest ti bẹ̀rẹ̀ ìlú dàrú ni international community ó dá sí ọya òun takó human rights ó yẹ gba àdàlùkún bẹ́ ẹgbà sẹ́wọ̀n tó gba street human rights

àbó ní kíní kan sọ̀yàyà sáwọn èèyàn ìwọ́n náà kọ́kọ́ dá sáwọn èèyàn ìwọ́n náà dá sáwọn èèyàn òun lè jùkà kiri àdúgbò ní wọ́n náà yẹ ti mẹ́gbà dáwà tó ń sọ òun lè jùkà òkan lè jùkà kiri ní ó ṣe bí pé wọ́n wípé wọ́n àwọn ilé nìkan fẹ́ wà jẹ́ jẹ́ máa lọ rárá báwọn èèyàn sọ àà lọ́wọ́ abó níbo lẹ́ ń ẹ̀yìn àwọn fún wọn sẹ́kàn ní àà ẹjùkú ẹjùkú báyìí ni báyìí ni ṣàlàyé fáwọn èèyàn mú wa expect ní pé tàbá ti ṣàlàyé o ẹ̀kan péré làwọn gbọ́dọ̀ gbọ́ bàtí mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan yìí wọ́n gbọ́dọ̀ gbọ́ ni tó ma ti bọ́ kèfèrí ni wọ́n ara òwe ṣe kèfèrí o mọ́kùn wọn kèfèrí bá ń wo ah ìwọ́n kèfèrí ni wọ́n kí ló fẹ́ bí ṣe ẹlẹ́gbọ́ ní ara òwe ìṣẹ́lẹ́bọ̀ wọ́n yìí ṣẹ́bẹ̀ wọ́n pẹ̀rẹ̀ lẹ́lẹ́bọ̀ àti kèfèrí báyìí ẹni nínú ẹ̀sìn Islam ó ní àwọn òfin tó lágbára tó ma fi ń pẹ̀rẹ̀ lẹ́lẹ́bọ̀ àti kèfèrí o díẹ̀ díẹ̀ lámọ̀ ṣàlàyé wọ́n ó padà mọ́ notice changes ah anábì náà lọ 950 years náà ẹlẹ́bìnrin pé change ní pé èní ìbáyẹ̀ ọlá ogùdọ̀ ti change tí ó bá ti change in tẹ́ ọ̀rọ̀ yìí ò lórí pa ní rárá kìí ṣe bẹ́ẹ̀ wallahi ẹ̀lúwà jẹ́ kò ti gbọ́mù dúdú ó ti gbọ́ láti sí the five years to come yóò tó work láàrin yóò kàn wà lùkẹ́ náà yóò kàn ronú gẹjọ́ mú mọ̀ gbọ́wọ́ bàbá ẹgbígbà tí wọ́n wà nílọ rí báyìí lóòtọ́ta ó tọ́nà nífà kíní yóò kàn change ni so kìí pín kákan kí àwọn ìlọ́rùn mọ́lẹ̀ wí lẹ́ẹ̀kanáà so ló bí jẹ́ ká mọ́sàlá ìgbé àwọn àfá kìíní ọgbọ̀n wọn ló wà oníkálùkù láwọn masajid mọ́sálásí káàkiri intent ṣàlàyé fáwọn èèyàn ní honestly àwùjọ wà òkè honestly because àwọn àfá ní control lórí ọkàn àwọn èèyàn ju gẹ́gẹ́ báwọn olórí ṣe ní control lórí àfẹ́ àwọn èèyàn àwọn olórí lè lo agbára fúnyàn ah? ṣe bá yàbí tó ń ti wípé táwọn yóò bá sì fẹ́ ṣe kí ní ẹ̀nà tí wò sì bẹ́sì lé tí wò bẹ́sì lé wọ́n sì wọ́n sì wínú lórí ẹ̀nà bẹ́ẹ̀ni àbí kí gbogbo ní àdàkútẹ́ yẹnyẹn ní Syria báyìí gbogbo ti fọ́jú pọ̀tán yẹnyẹn báyìí wọ́n fẹ́ yọ lórí kó bẹ̀ láti jọ ẹ̀nà láti 2011 láti kẹ́ yọ olórí àwọn fẹ́ yolórí àwọn fẹ́ gbé tó implement ṣẹ̀ríà síbẹ̀ èyàn tó implement ṣẹ̀ríà ẹ̀dẹ́já gbé síbẹ̀ dè ní elé ní wọ́n orí yọ millions ti kú millions ti wà displaced ní Syria àwọn ìyá tàwọn tí wọ́n lọ́mọ tí wọ́n ní àmá tí wọ́n ní bàbá má àwọn tí wọ́n ti dànù wọ́n pọ̀ Syria báyìí Algeria wọ́n ṣe ṣe ṣe wọ́n orí ọ eh, Iraq wọ́n ṣe ṣe ṣe wọ́n orí ọ gbogbo olú musulmi ló ti fẹ́ wà destabilization láyé o ibi tí destabilization ilẹ̀ ti máa bẹ̀rẹ̀ ní pé kákàmọ̀ jùkú kámọ̀ kó 8 àwọn olórí sáwọn olú ìwúlé tẹ́ fi kí ẹ̀rẹ́ káyẹ ma gbọ́ àwọn ẹlẹ́gbọ́ kẹ́lẹ́bà sá fún wọn èyí yóò kí ń pè ẹ má fáwọn olórí ni ẹ má ṣàdúrà fáwọn ẹ má ṣe àdáyé tàwọ̀dì fáwọn yìí táwọn olórí bá ṣe tí ò dá a lè ṣàlàyé táwọn olórí ṣe tí ò dá láì ní dákọ̀ àwọn olórí ọtí mo gbọ́ pé wọ́n ní pé pass bill kan wọ́n ní pé ọtí permissible ni ọtí ò o olórí lágbàjá fòlórílẹ̀ ní ọbọ̀ sọ olórí ọtí ò dá ọtí ò dá ọlọ́ọ̀bá sọ Kùránì lọ́lọ́ọ̀bá sọ kódà káwọn olórí ọmọ fi àjẹyàn torí ẹ̀ ìní takọ̀ olórí bọ̀ ìmọ̀ sí wà sí fún yí pé ọtí ò dá náà ní tíbi kú náà ní fi ọba kálíbà wà nínú àwọn tí ó bá nàbí sallallahu alaihi wasallam wọlíọlá kálíbà wà aljanna pẹ̀lú ànàbí kókó ni o aljanna ni kókó tọ́ hádà wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi <coughs>